ọpẹ́ ni fún ọlọ́run ọba àjùlọ alhamdulilayi ọba onídéédé ọba tó gbọngbọ́n tí gégùn fẹ́ni táyé ń ṣàdúrà fún ọba tí ìsúre fẹ́ni táyé ń ṣépè fún gbàtọ́mọ ẹ̀dágọ̀ tó jó nìkan lọ́gbọ́n tó sì rínú tó ròde ọba tí rẹ́rìn ń gbà wá bá ń sọkún ọba tí sọkún fún wa ń gbà míì táwa bá ń yọ̀ anikini à ń dùnnú àwọn dèdèrè ń dínrúbó wọn ilà àìlà ìlàlá muhammadu rasulillah sallallahu alayhi wa sallam ọba tí ó san fún wa tèmi bí sí ọwọ́ kálukú bá ti rí ńgbà tálùkùránì ní nkúntà àìràn àìrànjà záàkà nkúntà ṣàràn ṣàrànjà záàkà ńdá rọ̀bì rọ̀bì lìhùlá ṣàyùjì sí kùnkùlà mọ́fà nílàìlà nkúntà àìràn bọ́ọ̀ bá sì rí nílé ayé àìrànjà záàkà rere náà lẹ̀sán rí ọmọ jẹ́ nǹkan ta ṣáàrán bó bá sì jálá burú tí ń ba tèèyàn jẹ́ láyé ṣàràǹjà záàkà aburú náà lẹ̀sẹ̀ tó lúwa ó san fún ọ ìwọ ti ga lọ fọmọ ẹlòmíì ọgá mọ láyé nǹkan ta ṣáàrán ṣàràǹjà záàkà aṣíwájú ni wọ́n ṣe ṣe sí àmọ́ ààrẹ ni tọ́ka sí ipá ààrẹ ló ti dìde hmm. afẹnití ọ̀tẹ̀lé ọ̀tọ̀ ọ̀dàgúnlẹ̀ ẹlẹ́ẹ̀ nǹkan ta ṣáàrán ṣàràǹjà záàkà. olórin ni wọ́n sì ti sògùn pé ni ọba kọlu orin rẹ tó ń kọ kò ní gbérí tọ́ka sọmọ tiẹ̀ náà tó kọ́ gbérí làìlà ńgbà tí ọmọ pọ́mọ ńwọ́n dàgbà yóò kọrin wù ń kọ ìjọba lórí aráàlú àsìkò tiẹ̀ ọ̀dá ìlú òkun mọ́ kálukú mágrètì lọ bòmí nǹkan tà ṣàràǹṣàràǹjà sáàkà agbẹ̀yìn bẹ́bọ jẹ́ nìwá tiẹ̀ téèbù ni ọmọ ìjẹba gbáìtà akóbániniwọ nílé àjèjì tẹ́ ẹ wà. ìwọ lọ mọ ọmọ olódù ìwọ lọ mọ ọmọ onígbálá ìwọ lọ mọ ọmọ oníke ìwọ lọ mọ ọmọ onísẹkẹ tó o kó bá wọn lọ́dọ̀ ọjọ́ torí pọwọ rẹ ọlọòkè tó ti wọn o ti gbàgbé pé bàbá tàwí lọ́wọ́ èsì mẹ́nà àdìbá kínní nǹkan tà sára sára jà sáká. àfààní wo àbí wòlíì o ti bá wọn ba iye àwọn ọmọ ọlọ́mọ jẹ́ o sọ ni wo àjẹ́ ni wọ́n fáìn tó sọ tàjẹ́ lòyìnbó fi ṣe kọ̀ǹpútà atẹnumba ní London ó dún nílùú Nàìjíríà fax machine àkìwébọnú rin Nàìjíríà ó yọ lamẹ́ríkà tó sótàjẹ́ lòyìnbó fi ń gbé bàálù fò ìwọ ń kó sófàjẹ́ tiẹ̀ pàkádàrá ọmọ ẹ̀dá dàsá ìdání nǹkan ta ṣàràǹṣàràǹjà záàkà ẹlòmíì á ní ẹ̀mí èèyàn ò ní tọwọ́ tó ń bọ̀ dàìlà màmá òun nínú bíbu bàbá alábù ṣó o lè ṣépè sí pẹ́ẹ́mí èèyàn ò tọwọ́ tiẹ̀ bọ́ rí wọ́n wá fẹjọ́ èèyàn sùn wọ́n ò bá wọn kú sẹ́lẹ̀ lórí bóòlẹ̀ tún ti pààyàn bàbá olówó tó gbàyàwó ọlọ́mọ mẹ́rin ọkọ ò sì ríṣẹ́ ó ṣe bẹ́ẹ̀ ó pokùn só ó sì lẹ́mìí èèyàn tọwọ́ tiẹ̀ bọ́ bóòlù tún ti pààyàn ná olórin tó dínà àsìkí mẹ́gbẹ́ ẹ̀ wọ́n ṣàwo bó ti dùn tó kọ̀tà kò lówó lọ́wọ́ láti gbé gbọ̀nmọ́ àtọmọ rẹ̀ lọ sípítù àwọn méjèèjì ńlọ kú ó sì lẹ́mìí èèyàn tọwọ́ tiẹ̀ bọ́rí bóòlẹ̀ tún ti pààyàn ọwọ́ ló gbélé tọ̀ ń lórí ọlọ́run fẹ́ ṣàdúrà fúnjọ́ náà gbàtàdúrà ọ bẹ̀rẹ̀ sí ní máa gbà ń kọ́ àárín oṣù mẹ́ta gbogbo tó ní láyè fi parẹ́ láyè la hmm. ìràwọ̀ ti wọ̀ nǹkan ti bàjẹ́ fọmọ ọlọ́mọ òun lásán ló kù fún nkún ta ṣáàrà ń ṣàrà ń jà sáàkà ìwọ́kọ̀wọ́ nàìjíríà ọlọ́rẹ̀ ìfìlálẹ́ ní London ebi ń pa àwọn èèyàn kú mbí wọ́n ń ṣe bẹ́ẹ̀ wọ́n ń sùn ta nkún ta ṣáàrà ń ṣàrà ń jà sáàkà àsìkò tí wọ́n so lórí ìlú ni wọ́n ń ronú kú ẹni tí ó gbé májèlé jẹ ẹ ẹni tí ó sunra rẹ̀ lóye ẹni tí ó pokùnso olóyè burú rẹ ọ kọ́gbọ́n lára ti nà múrùsù ìwọ náà tó ń pẹ̀mí èèyàn tọwọ́ tiẹ̀ bọ̀ nǹkan ta ṣàràǹṣàràǹjà záká promota ni wọ́n ló pera rẹ fẹ́lẹ́rẹ́ mẹ́tò wo ló ń gùn èló ló fẹ́lẹ́rẹ́ ọ̀hún nínú oògùn rẹ̀ nǹkan ta ṣàràǹṣàràǹjà záká èyí jọ da bísínẹ́sì pọ̀ ní owó wá dé tán kò sì po nítọ̀ ń dànù ìwọ ìyá tó torí ọmọ tiẹ̀ bàràwọ ọmọ ọlọ́mọ jẹ́ ń kọ́ ìwọ tó torí ìdí kan àbí kejì tó gbèsè èké lẹ́yìn orododo ńlẹ̀ ò lè sọ nǹkan ta ṣàràǹṣàràǹjà sáká ní tó fi sẹ́nu ọ̀nà lè tiẹ̀ tó ń tẹ̀lọ tẹ̀bọ̀ àwọn orúkọ ta ló wà nínú ẹ̀ gbogbo ẹni ẹ̀yìn jọ jẹ́ irọ́ ọ̀gbá rìsáàtì bí nǹkan rẹ̀ ó sì máa dùn mọ́ rìsáàtì oríta mẹ́ta ló ń gbá ká ọ̀dọ̀ àwọn aláwo ìkàbí rẹ tẹ́jọ́ ń pète ìkà ló ń rè mọ́ kúlẹ̀kẹ̀yà sọ́wọ́ ń bẹ̀ ó ń pèrè àwọn ẹnìkan ògbúdọ̀ tó tiẹ̀ nǹkan ta sára sára ìjà sáka kò yẹ ni ó ti kàn jàǹbá lábùrọ̀ bá ọ̀rìn pé òun tẹ̀lé ọ ó pè ọ́ lásìwájú ń jọ́sí kò yẹ ni ó kú toyúntoyún lábùrọ̀ bá ó ti sẹ́ láìla ṣe ló lò wọ́n wọ́n lọ sọ́sibítù wọ́n láwọn ń lọ rèé bímọ ní ṣe bí wọn ọ̀bọ̀ àtọmọ àtìyá wọn kú sọ ni ìwà láyègbè tó wò ràwọ ọmọ èèyàn nú gíláàsì tó o sì gbàbùkún wọn má tiẹ̀ nǹkan ta sàràǹsàràǹjà sáká. ọlọ́run ọba mi wá ló tó àbọ̀ wá ń fàbọ̀ fóníṣẹ́ láburú wà ń dé sí ọ lábẹ́lé gbogbo òbùkún tó fọ̀nà èrú kójọ ńjọ́ náà wà ń rá báfóbáfó mọ́ ọ lọ́wọ́. ojú ayé rẹ nìkan nǹkan rẹ ti ń parun tí mùíbà rẹ ń tàn òkìkí dáadáa wà ń da ìdààmú ọ̀la wà ń ka yín bọnú ilé èèyàn ní sí ọ èèyàn kọ́ ò ń dá rọ̀bì rọ̀bì lè wúlá ah! ó ti gbàgbé ni pé ń bí ọbalẹ̀ ayé rẹ dé oògùn kan ò lè ràn ọ́ mọ́ ẹ fi lákọ̀ọ́sẹ́ sí ẹ fi gbé sí ẹ falábàámu múdìdí àgbo àtẹran ayé ṣe hmm. nígbó rọ́tà ẹ lọ́tà ẹ pè lópin ayé kìkì dáàwèrè hmm. dèdèrè ń dérò bó ara yín ẹ ti gbàgbé páyé ò àmọ́ gbogbo èpè tó gbélé ààrẹ sẹ́ńjọ́wò ní nǹkan tó kó kẹsẹ́ bo báìbù tó dàbàrà bo kùránì ńjọ́ wọn pè pàdé ẹjọ́ kalẹ̀ ó fìtìjú ṣépè ńjọ́ náà torí pé òrùpọ̀ lákèpè ńlé oníbọ̀ ọba robi sí wọn àbọ̀ ọba bàtèèyàn jẹ́ rí gbogbo láburú náà máa padà sọ́dọ̀ tan gbogbo ayé jẹ àmọ́ ò lè tan lọ́hùn rẹ fídíò kámẹ́rà tó le jù láyé ìwọ kówó aráàlú ó fi tọmọ tiẹ̀ nílé ìwé àbí london ọmọ náà wá kúpìrá ó wà ń ká yín bọnú ẹ̀sán ọlọ́run ọba mi ní ń jazaka sharan sharan jazaka ndàrọ̀ bí ìrọ̀bí ìlìwúlá ọba ẹ̀sán sayuji síkùn kula mọ́fàálì kò ti ṣe sí gan náà ní oṣù tí ọ lọ ó jẹ́ pàwọ́ rẹ̀ dà lónìí kílé ayé rẹ̀ ó lè padà wá di tolóyin ni tọ́ ìwọ́tọ̀ wá gbọ́ wá sí mi ò ní tọ́jú ó sì sónú ẹ̀ tẹ́wọ́ àdúrà ìwọ́tọ̀ gbọ́ tinú rẹ̀ tún rú fún èrò bú àti bínú orí gbogbo bọ́ta ìpè ní ọ̀dàlẹ́ ọ lórí ẹ̀yìn ilé òrèrè nísàlẹ̀ ẹ̀kọ́ gbogbo ń tọ́jẹ́ rere tí ọmọ dùn mọ́ wa náà láàmọ́ rí lọ́la la ìlà ìlà la o èyí tá ò ní fẹ́ tí bá ń dé kò ní ṣẹlẹ̀ sí wa méjì náà ń la lọ́la àwùsù bí lẹ́yìn mìíràn táìtánì rọ̀jì mi bisimilá ìràmánì rọ̀yì mi alihamdulilayi rabili alamina ìràmánì rọ̀yì mi maliki yaumidin iyaka na'budu wa iyaka nasta'inu idina sirotoli mustaqimu sirotol ladina ani amta alayhim garili magulum alayhim waladolina yàtí arísíkú ara gàdá mi kùlì mọ́ kánà lọ́la kọ̀kọ́rọ́ tinú àfi wà kọ́ وقال ركبوا فيها بسم الله مجريا ونابر سيا إن ربي لغفور رحيم إنما أمره إشارة شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملائكة كل شيء وإليه تخرجونا الله أكبر الله أكبر